الحمد لله رب العالمين الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته أحمده وأجلله وأشهد أن لا إله إلا هو شهادة من يرجو رحمته ويخاف عقابه وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله بهذا أمرنا ربنا سبحانه وتعالى وأوصى الأولين والآخرين في مواضع كثيرة في كتاب العزيز قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم ما تركنا على شيء فيه خير لنا وفوز لنا في الدنيا والآخرة إلا وقد دل أمته عليه ورغبهم فيه وما ترك لنا شيئا فيه شر لنا إلا وقد نهانا عنه وحذرنا عنه صلوات الله وسلامه عليه لذلك جاء تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله بهذا أمرنا ربنا سبحانه وتعالى وأوصى الأولين والآخرين في مواضع كثيرة في كتاب العزيز قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغده واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم ما تركنا على يفتو فيها القرآن ويفتو فيها العلم حتى يأخذه الكبير والصغير والعبد والحر والذكر والأنثى إلى أن قال حتى يأتي رجل فيقول ما للناس لم يتبعوني وقد قرأت القرآن فلا تتبعوه واحذروا ما ابتدع ولا يتبعونني حتى أبتدع لهم وأخترع لهم فاحذروا ما ابتدع فإن كل ما ابتدع ضلالة إلى آخر أثره رضي الله تعالى عنه وأرضاه عباد الله ومما قد حذرنا عن رسول الله صلى الله عليه وسلم من البدع وقد رأينا أناسا كانوا يحتفلون بمولد النبوي أين وجدوا هذا قصصنا عليكم قصة العبيديين الفاطميين الذين تغلبوا على مصر ومتى تغلبوا على مصر قد أخبرناكم عن هذا ولكن عند هؤلاء شبه خصوصا من بعض علماء السنة عندهم بعض الشبه استندوا إليها في إثبات حفل في, في إثبات الاحتفال بمولد النبوي وإن شاء الله إليكم هذه الشبه وبعون من الرحمن سنكشف الغطاء والستار عن كل شبهة من هذه الشبهات أقول فرما بعض السؤال المسلمين أترى لكي كرات قرية فربي صلى الله عليه وسلم أن ترى بأتبع من جكي في مقوى لما نسألكم كان بيو بني سالكون لاري أتعالي أتنا صحابة jẹ́ ọ̀nà wà lọ́n tọ́ọ̀kẹ́ gbọ́nbí sallallahu alaihi wasallam ẹ̀yìn yẹn sọ̀rọ̀ bà tòótọ́ mo ń fi àsìkò yìí rọrọ̀ àmì ti bẹ̀rọ lọ́ba subhanahu wa ta'ala gẹ́gẹ́ mo sí rán ilé ìbẹ̀rọ lọ́ba subhanahu wa ta'ala mo jọ́ sọ́nà ọba bẹ̀lọ́n kọjọ ọ̀járe kó jẹ́mi àti ọwà nù ẹni tí ọ máa bẹ̀rù ẹ̀ níbẹ̀rù ti tòótọ́ ọgbà máa bẹ̀rù lọ́ba subhanahu wa ta'ala níbẹ̀rù ti mànàfíkì mọ́sàásómi àti yínbẹ̀rù in tí wọ́n torí ẹ̀dáwà tí ó kàn wá mọ́jọ jẹ́ pé ńlá torí ẹ̀wọ́ náà wọ́n lájẹ́ kó so rẹ̀ ní ìjẹ́ ẹ̀dógún a ń bá ọ̀rọ̀ bọ̀ pẹ̀lú tọ́gbalégboko láwọn àsìkò yìí kọ́dà taari ẹni tí ń fi léfọ́nà alẹ́ tó sì jẹ́ wípé tí ń bẹ̀lẹ́mì àwọn èèyàn ni wípé mahabbatul rasul àwọn nífẹ̀ẹ́ ànàbí wọ́n wá bẹ̀rẹ̀ sí ń gbé nǹkan kalẹ̀ tá ń pè ní almaulud annabawi alihtifal bil maulidi nabawi wọ́n ní àwọn ń ṣe ọdún àti àjọyọ̀ ìbí ànàbí sàrásálàm bí wọ́n bí àmì sàrásálàm àwọn wo ní ẹ̀dálẹ̀ àwọn mùsíbẹ̀ ẹ̀dà ní ẹ̀dálẹ̀ àwọn tó jẹ́ wípé kò sí ìsìláàmù nú ẹ̀mí wọn àwọn tó jẹ́ pé kèfèrí ni wọ́n ṣùgbọ́n ọ̀nà wo ní wọ́n fẹ́ ma bo ìjẹ́kẹ́pẹ̀rí wọn yìí àtẹni ẹni tó fẹ́ jẹ ogúnkógún yóò kọ́ pàtàkì tán wọ́n pàtàkì wọ́n ṣe sóra wọn lọ́nà èrú máa Fatima tí ń ṣe ọmọ nàbí sallallahu ali wasallam al ní Iraq ń gbọ́ fún ìròrí kílòrì bọ́ọ̀lẹ̀ ọwá ti magrib ní morocco kí ló pèrè mbẹ́ ó fi ẹ̀sì sọ́dọ̀ àkíl ibn abi talib àwọn orí burúkú ń sàájọ tó fìdí wípé wọ́n kó gòjá mísọ́rọ̀ wọ́n sì gba ìjọba mísọ́rọ̀ nígbà ìgbàjọba mísọ́rọ̀ kí ni wọ́n dẹ́wò gbà náà asàlàyé bákanáà bóò ni wọ́n sì bẹ̀rẹ̀ maulud asàlàyé ẹ̀ àwọn asàdéhùn wípé àwọn ṣubú àkànbẹ̀ àwọn àrùjú kànbẹ̀ tó jẹ́ wípé ìsánàdù iléhà wọ́n fẹ́yìn ti àwọn àrùjú yẹn wípé eléyìí náà ti tó bá kíwa kásọ̀ pé à ń ṣe mauludi kí ni wọ́n dánwò ń gbà náà asàlàyé bákanáà bóò ni wọ́n sì bẹ̀rẹ̀ maulud asàlàyé ẹ̀ àwọn àṣàdéhùn wípé àwọn ṣubú àkànbẹ̀ àwọn àrùjú kànbẹ̀ tó jẹ́ wípé ìsánàdù iléhà wọ́n fẹ́yìn tí àwọn àrùjú yẹn wípé eléyìn náà ti tó bá kíwa kásọ̀ pé à ń ṣe mauludi in tó fi wá sórí rẹ̀ in tí ó rùjú ni kẹ́mì kó tó pọ̀ ń fẹ́ yẹ kó ń bẹ ẹ ti rí pé àṣírí rí ó ti tú sí yín lọ inú kọ́ jẹ́ pé à ń wápò tàbí à ń wá ájẹ́ àmú ọ̀kọ́sẹ̀nú méjèèjì ṣùgbọ́n tó àbásálàyé àwọn alamẹ́rin látilẹ̀ yóò máa takò làkẹ́ ìmùsùlùmí ti bá ń gbọ́ pé à ah, ṣe kò tí ìtò náà ní ìfẹ́ ànàbí káwọn ìhòkú rajọ kọ́ mọ̀sọ̀ pé àwọn sọjọ́ bí ànàbí wọ́n sáà ń sọjọ́ bí jésù náà asára àwọn ìmẹ́ àwọn náà tí a máa sọjọ́ bí ara wọn ẹnìkan ó ń pèrè ní dọ́kítọ̀ tí a bá pèèyàn ní dọ́kítọ̀ ní orí fíkíù dọ́kítọ̀ yìí àwọn fíkíù ní lisansi wọ́n wá fún ní ààyè láti wá sí magister masters ó lè jẹ́ pé tí wọ́n topic tí wọ́n fún ní wípé tí àtàfà bá bá ìse lọ́rẹ̀ ìse tàkíkù rẹ̀ wá ọdún kan ní ẹsẹ́ o ọdún méjì ní ẹsẹ́ o gbogbo ọgbọ́n 90% ìgbésí ayé rẹ̀ in tó dojú ẹ̀kọ́nu àfáà kan báyìí se tí àbáyìí lórí ọ̀rọ̀ àtọ̀lákù àlìbídìí tọ́lákù tí ọba ṣẹ̀rí àmú lọ sí tàkíkwẹ́ sọ ọ̀rọ̀ bí wọ́n ṣe máa kọ́yàn tí ọba ẹ̀sìn mú sí ẹnìkan ní bẹ́nu islamu ilé ọwà bízì fún bí ọdún méjì mẹ́ta ó tó parí yàn tán wọ́n tún fún ní tọ́bíkì mi wípé lọ́rọ̀ rẹ̀ kọ oníhùn ní janin filifiki àṣẹ́rí ìdájọ́ tí ń bẹ fún ọ lẹ́nu obìnrin nínú ìdàjọ́ ṣẹ̀rí àti islamu ọdún méjìlá fún mẹ́ta mẹ́rin ní o in tí ó tù bí sí fún náà ọwọ́ a fi ọdún mẹ́jọ ó fi ṣe tọ́píkì nǹkan méjì lápẹẹrẹ abọ́fọdún mẹ́fà sí yọ́ wà jáde ẹmọ̀ wá pè dọ́kítọ̀ pé kò sí tí ọmọ nù ẹ̀sìn abadan ọ̀rọ̀ pọ́tàwọn àfá àti kọ ètè yìí ń bọ̀ ẹmbásì fẹ́ ma dmb ètè yìí kọ́ lọ́ọ̀ka tí a ń pè ní àtàrọ́jùn lè aláàmà abu zaidi bakri sheikh abdullahi rahimahullah rahmatan wasi'a afa sunna afa dada tí a ṣe hukumulin alintima ilal jama'at ìdájọ́ tí ń bẹ fún kéèyàn lọ rèé máa ṣẹgbẹ́ gbogbo nítorí ọ̀pọ̀ ọmọ nù kéw àti àwọn tó pilẹ̀ rẹ̀ iná lọ́fà lọ́jọ́ tí bàbá ìkú ara wọn kàtí ẹn tún pẹ̀lú alùsúnnà ṣùgbọ́n tí wọ́n fi ń bojú ní ẹgbẹ́ bọ́ọ̀lù ta wọ́n náà dúpẹ́ àwọn borí ọ̀tá wọn tó ṣe tí a ń pa pẹ́ gbé ọ̀dá tí ó sì mọ̀rọ̀ wà ara rẹ̀ àwọn mọ̀sọ́ ibù yìí òun náà ní àyàdá gbogbo ta pé ṣíà wáwà top yóò kẹ̀dẹ̀ lóṣìí yóò dàgbò karú bọ̀lẹ̀jẹ́ ojú láyé tí àwọn èèyàn tí wọ́n bẹ ní ṣìṣán wọ́n kí àìlà tí mọ́mù òkírù ókè táwọn èèyàn báyìí jẹ́ ìsùn ẹkún tí mọ́ bàtúwá kí wa tó bá fa wà láhùn wọ́n bọ̀ iná mọ́ kí ní jẹ́lẹ̀ kò se jáìtẹ́kú ni sí ó sì mọ́ tí ó sì òun náà ni ó tún lọ mọ́ sọ fáwọn ọ̀tà wípé wọ́n ti ń chájì o wọ́n bá sì sàá ńgbà wà lámbà ń bọ̀ yóò sì ti yọ pálá àwọn iná ni a músọ̀ dáàmù balẹ̀ ní Iraq hal jama'a àjọ ń lò lọ náà nù ń sí dàrú tó o ní gbogbo ẹ̀dà tẹ́ bá rí tí bá máa dúó àwọn àgbàlagbà jí ó yíwa wípé àwọn ẹni bínú wanu yọ́ paríjà láàrin ọkọ̀ ẹ̀yọ́ paríjà láàrin igokèní àti igokèjì nígbẹ̀ ẹ̀ṣẹ́ rí náà tí yàn bá wù dáadáa mi ò rí ní tààfẹ́ lè fi jẹ̀bi ó sórí tàbá sí nìka sọ́nà ẹ̀rì ìjọmọ̀ ìyà náà pàtàkì mẹ́sẹ̀ èmi ò sí ni wọ́n mọ̀ sọ pé ẹ má ṣe mọ́lúdí ó jíyà lọ́dọ̀ ọlọ́run ńgbà ẹwà òtí àdìdè ẹ́tìrí sí kòtòkọ́ tí kò gùn jù kan lọ ọlọ́mọ́dì ń gbò ti jọbi tí wọ́n pè ó ti pọ́n tó pè ń síbẹ̀ ohun ṣùgbọ́n wọ́n balẹ̀ wọ́n ti jọ́ kẹ̀lẹ́bà tó jẹ́rọ àwọn ọ̀sẹ̀ bẹ́ẹ̀ yà dìí ní wọ́n wá bọ́ nta ìyá ìlójú ìtàgbọ́njọ́ mẹ́rin tí ń ti tí ẹ̀ ti pọ̀jù ọ̀ẹ̀kan náà tí ẹ̀ máa ṣe ohun àwọn kẹta a máa bò díẹ̀díẹ̀ tó àmà ń súnà kí lọ mọ̀súnà kò kéwọ́ ó ní tó mọ̀súnà nù ó ní tí ó ń pè súnà fún ọ ó sì lè mẹ́jẹ̀ bẹ́ musíbàtà wákò ó náà lè ń ṣẹlẹ̀ ìlọ́yì níbi ikẹ́ lọ rẹ̀ máa gbé nùsúsù wá síbi tí èsà yìí rẹ̀ kọ́ ìdàrí ìntẹ́nì kan bá fẹ́ gbogbo ń tọ́ bá ti yàtọ̀ sí tí mẹ́rin bí mú wá bí ẹsẹ̀ rí wọn pọn fún ọ̀tọ́ mọ́bàndẹ́rẹ́ o nígbà nìkan ó sì túnmà àdíjìn ó ní sára àbàdàn ànàbí ń bá wí ẹwọ́rọ̀ ní àwọn ìrìnsí ìdókù kò lè járábàdàn tóòtọ́ só sì dàkọ̀ rábàdàn bẹ́ tóòtọ́ ṣùgbọ́n tí ń bá wí ju arábàdàn gbogbo wúmọ̀rẹ̀ ní bá bi sunnati tí ẹ má fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú bí mo ṣe ṣe ojú ọ̀nà mi tí mo tò ìtọ́jẹ́ súnà mi ẹ má fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú àwọn àbílẹ̀ pè ṣe arábàrà náà tó ń bẹnu eléyìn náà àbí wọn ò sí min hadith alladhi akhrajahu al muslim rọ̀tọ̀lá fi sọ́yí min hadithi àbí kọ̀tádà hadithin tawil wọ́n wọ́n muslim lẹ́yìn bí hadithi yẹ wípé wasu'il sallallahu alaihi wasallam an sawmi yawmil ithnain wọ́n bẹ̀rẹ̀ sí pé kí ni o tún fẹ́ sọ fún wa nípa ká máa gbà wẹ̀njọ́ monday ah anabi ní àwẹ̀jọ́ monday dápọ̀ o zálíkà orúsílẹ̀ àlẹ́yìn a ò bù ìtù fi o náà sì tún lọ́jọ́ tí wọ́n gbé mi dìde tí mo di òjíṣẹ́ wọ́n ni káwà sọ wípé à ń se mọ́lú ẹ̀sà sálẹ́m àwọn ti rí ẹ̀rí nínú àdíìsì wípé anábì gan fẹ́bẹ̀ tó gbà wá bí ń pa àwẹ̀ in tọ́sọ ni wípé jọ mọ́ndé tẹ́ bí mi ń pa bóòlù àwẹ̀ mọ́ndé ẹ̀mọ́ ọjọ́ tí wọ́n bí mi nù wọ́n ni ilé ìjámọ̀ wípé kéèyàn máa ṣe mólúdí ànàbí ọmọ dáapọ̀ àwọn àfáwà fèsì èmi kí mo fèsì o rahimahumullah torí wípé alágbàwí àwọn àfáà ìlàwà ní tí wọ́n ti wí kalẹ̀ ìlà ń wí kèé se pá mọ́ tuntun wá o ìbára nìkan tó sọ wípé gbogbo ẹ tó ti olóhùn láàfà kọ́ ìdániyẹ mẹ́lámiyàkún láwú ṣeikún fàṣẹ̀tọ́nù ṣeikúhun ẹn bá ti lóhùn láàfà oṣù ẹmọ́ bá ní sọ̀rọ̀ ẹ̀sìn èṣù láàfà rẹ̀ nù àfáàgbà fẹ́sìn onínàmsàsálàm àwọn ọmọ kí wọ́n gbà onínà sọ̀hábà ẹ̀nà tó kí wọ́n náà wọlé yìí náà gẹ́bà ṣe tó ní jẹ́ẹ̀dógún ẹ̀nà náà tó ní àfáàgbà fáwọn tí ń ṣùgbọ́n ẹjẹ́ àti sorú àkọ́kọ́ wọ́n ń bèèrè nípa àwẹ̀ monday wọn ò kéèsẹ̀ pé jẹ́ mẹ́lẹ̀ wọ́n sàtàrà ní wípé kí lójúṣe wa sí ọ̀nà níjọ monday àbí máa bèèrè lọ́sàntàn ànàbí wa sọ fún pé sí ẹni tó jẹ́ sọ péjọ tí wọ́n bí mẹ́nu ọjọ́ náà sì ó dé pàtàkì ìjọ́un ní sọ kí ni ó ń sọ pàtàkì ìjọ́un wà rọ́dẹ̀tànàbọ̀ amsasán bá ní sọ́rọ̀ wọn wípé ẹ ma wojọ́ jùmọ́à kọ́ìrù yọ́mìn tàbí shams yọ́mìn jùmọ́à tí wọ́n bá ní oòrùn kánà tó jó oòrùn rí tí ọ̀ lákẹgbẹ́nú ọ̀sẹ̀ tó ti ran oòrùn tọ́bá náà jọ jímà ní torí pé ọjọ́ tọ́lọ ń dáadáa mà náà ló fi wọ̀sàlì jẹ̀nà ọdún náà ló tún mú kú òǹbẹ ọjọ́ náà náà lọ pa ilé ayé ò sì ní parẹ́ àtikọ́ jẹjẹ jùmọ́ àwa gbọ́dọ̀ mú jùmọ́ lọ́dún àti kárẹ́rì a sì rẹ́rì fún ẹgbẹ́gbàmọ̀jọ́ jímá o jímá yìí náà ọdún ọ̀sẹ̀ ni ọdún ti tọ̀sẹ̀ ẹ máa jẹ ẹ máa mú o ìgbà àti rẹ́rì lórí tó ti mẹ́gbàwẹ̀ jímá tánà bí wí tó pè lọ́jọ́ ọdún ìjẹ́ àárí ẹ̀rí wípé ṣe ẹ̀sì tó wá mà sánàbí tó fi

bá rí ìrìn káfílẹ̀ náà dì múṣkílà ó dì àwọn afá wa fèsì padà wípé tí wọ́n bá sọ eléyìn ẹwà jí a so máa dín fi míì tọ̀ padà min hadithi àbí ìrọ̀rọ̀ mú tí wọ́n sàsám lè náà yọmùl ìtìnìn àníbí wa ní à yọmùl ìtìnìn wà yọmùl khamis ìjọ mọ́ndé àtijọ́ àwọn tẹ́lifí sọ pé ká máa gbà lọ́sọ́ọ̀sẹ̀ yìí gan ọwọ́ adákọ̀ mọ́ndé ọdákọ̀ tọ́ọ̀zẹ̀ ó nítorí pé ìjọ méjèèjì tó ìrọ̀dùl àmàlì ní a máa lọ rèé fi sẹ́ta bá se láti mẹ́ndé tí tọ́zí wọ́n lọ fi hàn lọ́sọ̀tàálá nítẹ́lù rẹ̀ tó dẹ́wò rẹ̀ o nítẹ́lẹ̀ ìdẹ́wò rẹ̀ o tó dẹ́wò rẹ̀ o ìtẹ́bà tó tẹ́lẹ̀ tọ́zí tí èdè mẹ́ndé mi wọ́n tó lọ fi hàn lọ́sọ̀tàálá fa òhìbò àyú ìrọ̀dọ̀ àmàlì wa ana sọ imon in ti wa máa wù mí pọ̀ Eh, eh, eh, kókò kúkò síbi tí a kọlọ wọ́n tó wá bá mi lẹ́n tó tó ń súnmọ́ lọ́wọ́ bá lọ́wọ́ ọ̀dá ìwọ́tọ̀ wá ní torí pé wọ́n bí i sàsàrán jọ mẹ́ndé ilẹ̀ ìrìtẹ́yìn mú tẹ́ sọ wípé kéèyàn máa sọjọ́ bí ànàbí gan pẹ̀lẹ̀ bẹ́nu ẹ̀sìn a wà bí ọ pé níbi tánàbí ti wá sọ mẹ́ndé àti tọ́ọ̀sì pọ̀ kí ló sì lórí ẹ ojú kanu ojú kejì àwọn afáàní tàbá tún wá wo yọmùlì ìsìn tàwí gan ebi ẹ̀ẹ̀kan lọ́dún lẹ́yìn máa sọjọ́ bí i sàsàrán anábí ò ti ẹ̀tù wí kápá nàbí bá ti ẹ̀wí gan ni in tí ẹ̀ ń sọ igan àbàwá sọ wípé in tó ẹ̀kẹ́ ẹ̀wí gan ni pé tábà máa sọjọ́ bí anábí o yọ́ ma jẹ́ ẹ̀ẹ̀mẹ́rin lóṣooṣù lè anna yọ́ malifnain sayatakarọrọ arba amarot fi shaharin torí jọ monday a ma rí lẹ́ẹ̀mẹ́rin nínú oṣù kọ̀ọ̀kan ìmí ìbẹ̀ tó lè yọ síra wọn fẹ́lẹ̀ pẹ́ márùn ṣùgbọ́n a tàrí tí ò sí kí ni o tí ò sẹ́rì ń bẹ́ òní ojú kanu ojú kejì wọ́n ni in bẹ̀rẹ̀ sahihain sọ́mọ̀ àṣùrọ̀ ọ́sà àwọn Madina nígbòrí Madina ọba rí àwọn Yahud tí wọ́n gbáwẹ̀ àṣùrọ̀ ábí wọ́n bẹ̀rẹ̀ pé kí ló tí astagfirullah kí ló tí ẹ̀ ń gbáwẹ̀ tẹ́ ìsàjọ lónìí ah wánàjá Musa ọjọ́ ẹ̀ ní ó ṣe déédé ọjọ́ tí ọlọ́run ọba pa fẹ́ọ́nà rẹ̀ àtàwọn musibẹ̀dà tí ń kó kí tó sì lànà bí Musa àtàntọ́ tẹ̀lé ambisan wa sọ fún ẹgbẹ́ ọ̀ ah, èmi gan mọ́ tó bá dùn tí ń bọ̀ àwọn náà sì gbà àwẹ̀wọ̀n kí ni tẹ́sàn bá tẹ́ ń se ọ́nà ìgbàwẹ̀ ọ ní ẹ̀rínú nípa kí èyàn ọ̀kan wò sùsùn kọ́ wò pé kí ni tó tó ìdùnnù jọ tí a bí ànàbí náà sí dùnnù jọ tí a bí ànàbí sọ́wọ́ tó tó tọ́lọ ńlá ànàbí sí ẹ̀yin lẹ́ẹ̀mà kọ́lọ̀ lẹ́sìn rẹ̀ wa ta'ala ààrí níjọ mólúdì ìgan tẹ́lẹ̀ sí kí lẹ̀ ń dẹ́wò ìjọ náà àjọ àwọn inú àwọn dọ́nà sí gẹ̀gẹ̀ náà kápẹ́ tẹ́ fẹ́ wínú tánàbí ò ti ẹ̀ tó sọ ààwẹ̀ gan lọ́ẹ̀ ká bá kẹ́ẹ̀mọ́ fi jọ́nà gbà ẹ̀sì tó gbáwẹ̀ wọ́n ní ogun tí àbálẹ̀ fi dúpẹ́ fọ́lọ́wọ́ bá orísìsì nǹkan èyàn lè fi dúpẹ́ èyàn lè fi ti wá jẹ́sìn tàwùkì fíyà ní ọjẹ́ in bá ti sí lẹ́sìn tòrò ní wọ́n fún ní permission pé lọ́rí sọba ìfún sọpún ọmọ sílé sọpún wọ́n sílé ìrìnà tó lọ́bẹ̀ lára ṣubú àti wọ́n ní wọ́n nínú al-Qur'an Allah subhanahu wa ta'ala ọsọ̀rọ̀ kannu suratu Yunus ó ní يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وانا náà sọ́rọ̀ sàtàn wípé kúl àrísàmà sọ fún ma fàbífàbílá الله rahmatihi ọlá ọlọ́n àti méjèèjì ti tó ń tó yẹ kí tẹ́ fẹ́ wínú tàbí bí ò ti ẹ̀ tó sọ ààwẹ̀ gẹ́lọ́ ẹ̀ká bá kẹ́ ẹmọ́ fìjọ́ náà gbà ẹ̀sì tó gbáwẹ̀ wọ́n ní ogun tí àbá lè fi dúpẹ́ fọ́lọ́wọ́ bá orísìsì nǹkan èyàn lè fi dúpẹ́ èyàn lè fi ìrun dúpẹ́ èyàn lè fi ni permission pé lọ́rẹ̀ sọ bá ìfọn sọkún wọ́n mọ́sílé sọkún wọ́n sílé ìyẹn náà ṣubú àwọn fàtú bọ́bẹ̀ imaamu wa tọ́bari ibn kathir kurtubi nígbà gbogbo wọn túmọ̀ rẹ̀ tí a ń gba ìgbà wá sọ̀rọ̀ àwọn salaf in tí a ń sọ ni pé fadilu yẹn wọ́n lò ní islamu rahma yẹn o ní sunna nabi ti fi ń túkúra ní apákan ní ọ̀hún uh-uh. fadilu yẹn gangan o ní alìsìláàmù rahma yẹn o ní ríran tọ́lọ́nà sàsìláàmù sí wa kò sí tó ti ẹ̀jọ mọ́ jọ́bí àṣàṣàlám kò sí tọ́jọ mọ́ ọjọ́sàmù àyà wọ́n ní ẹmọ́ bá bọ̀bẹ́ tẹ́ bá rí ẹwọ́n ìwàbí alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta ọwọ́ àpò ọ̀nà tẹ́ báyọ bí n tafẹ́ sọ wọ́n ní kílẹ̀ tó fẹ́ wí umu habibai ọkọ̀ islam kalẹ̀ njọ́ kan ó ní ya rasulallah inkah inkih ukhti inkih ukhti ibnata abi sufyan mo fẹ́ kọ́ fẹ́ àbúrò mi obìnrin tó tún jọ ọmọ abu sufyan ọmọ ọba mi mo fẹ́ kọ́ fẹ́ ah sọ wípé kí n fẹ́ ta ni wọ́n ń pè ẹniyẹn ní azza anabi ni kí n fẹ́ ta ni kí n fẹ́ búrò wọ ìyàwó mi fa iná ha láti hìlùlì sallallahu alaihi wasallam èmi náà bí mo se jánà bí sí yìí ó ní tọ́lọ̀ ń fi dè èmi náà ó ní tó fi tó èmi náà lẹ̀ in tọ́ sọ ni wípé tẹ́wọ bá ti fẹ́ obìnrin kan ọ gbọ́dọ̀ fi àbúrò rẹ̀ lé méjì lèyàn fi lè ya àfẹ́ àbúrò rẹ̀ yìí kọ́ ọkọ̀ àǹtí tàbí kọjá pàǹtí ń kú ló fi lè fẹ́ àbúrú rẹ̀ o lè fẹ́ àbúrú rẹ̀ mọ̀ kọ́ wà fi àpọ̀lẹ́ kankaná wà á ń tẹ́jìmà wò bẹ́ẹ̀ nílẹ̀ ọ̀tẹ́yìn ẹ gbọ́dọ̀ fẹ́ tọ́mọtì ya tàbí tọ́mọtì bàbá obìnrin méjì pọ̀ lẹ́ẹ̀kankaná nínú lẹ́ẹ̀kankaná lọ́dọ̀ pin kankaná kọ́dà nù ṣẹ̀ríà tí èèyàn bẹ́ẹ̀ lọ rèé rẹrú tọ́jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò lóbìnrin èèyàn lè ra wọn papọ̀ ni tí èèyàn bá ti súnmọ́ kan kọ̀pọ̀rọ̀ súnmọ́ kejì جاز الجمع بين الأختين في ملك اليمين لا في الوتع شرعا على كل حال أنسان زكوي كوتو فمنا أنا أنا كوتو فوق أو تحبين ذلك مي بري واي يقول سو سي لايك ينتو سوداري لنو tóbìnrin ìfẹ́ kí أنا àà ìṣẹ́ ní láìkẹ́ tó bá ti ẹ̀fẹ́ ẹ̀fẹ́ مي بي مي ọ̀fẹ́ àbúrò tèmi pé mi falastu lákàbí mọ́kílíà ẹgbẹ́ mi nìkan náà kí n bẹ nílé rẹ̀ ọsátò fóbìnrin mi in tó bàtí ìtún ẹfẹ́ ẹfẹ́ obìnrin mi ilé wa bá ṣe pọ̀ tó yìí ọfẹ́ àbúrò mi pé mi tó rí mọ̀ pé ìwọ̀nba ló wù mí ọmọ pẹ̀lú rẹ̀ ànúbí ni ọ̀tọ̀ sí mi ọwà ni ah, wa salama ṣùgbọ́n wọ́n la ilaha illallah ìmọ̀mọ̀lọ́rọ̀ lé ayé yóò anabi nù lẹ́nìkan ló ń fẹ́ forí jánú pé ọmọ sọ̀rọ̀ wọ́n wá ní ṣùgbọ́n tàn gbọ́ káàkiri wípé wọ́n lọ fẹ́ fọ́mọ láyé ànàbí ìyàwó ìgbà sọ ṣùgbọ́n tàn gbọ́ káàkiri pé wọ́n lọ fẹ́ fọ́mọ àbú sálámá ànàbí ọ̀wà awulẹ̀ sọ pé mbú ẹ ti ń gbé léyìn kọ̀ọ̀kan ànàbí ni bíntù àbí sálámá wọ́n ń pe obìnrin yẹn ní dúró bíntù àbí sálámá tọ́jẹ́ wípé ń gbà ya rẹ̀ gbé wá fi hajjiri kọ́nà kọmọ́tù jẹ́ wípé ọmọ ìyàwó mi tó gbé wá fẹ́ mi tẹ́ pé inú ilé mi náà láti ń tọ́jú rẹ̀ ni fa iná látẹ̀lú in lè fẹ́ nítorí pé argo àti mi wá àbà sálámà fúwáìbà fúwáìbà lọ́jọ́ fún mi àti àbú sálámà lọ́jọ́ fún wa ní kíni o abdùntọ́lìbì gangan kọ́ lóòkọ̀ abdùntọ́lìbì ó kàn gbayì pẹ̀lú ókọ yẹn pẹ̀lú kúníyàn ṣẹ́yìnbà gangan lóòkọ rẹ̀ èyàn dáadáa wọ́n láì torí pé ńgbà tí wọ́n bí ohun tó bó ṣe jọ ma kùrẹ́ṣì tọjọ́ makai, madina ní àbísí madina náà ti dàgbà ọwọ́ ajẹ́ nìkan tó jẹ́ pé ọlẹ́wà gan ọmọrọ̀ ọsọ onílàkẹ́yì olóṣèpadà dó lórí àwọn kùrẹ́ṣì padà olóbí bàbá nàbí tí ń jẹ́ abdullahi olótúwá bí bá rọ̀ bá rọ̀ yìí olówá bí àbùsálámá ó kọ̀ sálámà gangan ni abdullahi gangan ni ó kọ abu sálámà ó ń sì ní musulmi àkọ́kọ́ tó kọ́ sí ìjírà lọ sí habasha ọfẹ́ ọmọ sálámà gbaná ṣùgbọ́n ní uhud ó ní ọgbẹ́ ti bá wọ́n rí gbé kúrò ní uhud ọpadà wà kú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ díẹ̀ tí ó abdulmutallib gangan kọ́ lókọ abdulmutallib ó kàn gbayì pẹ̀lú ókọ yẹn pẹ̀lú kúníyàn ṣẹ́yìnbà gangan lókọ rẹ̀ èyàn dáadáa wọ́n láì torí pé ńgbà tí wọ́n bí òun tó ń tó bó ṣe jọ ma kùrẹ́ṣì tọjọ́ madina ní àbísí madina náà ló ti dàgbà ọwọ́ ajẹ́nìkan tó jẹ́ pé ọlẹ́wà gan ọmọrọ̀ ọsọ onílàkẹ́ olótọ̀padà dó lórí àwọn kùrẹ́ṣì padà olóbí bàbá nàbí tí ń jẹ́ abdullahi olótúwà bí bá rọ̀ ó kọ̀ sálámà gangan ni abdullahi gangan ni ó kọ abu sálámà ó ń sì ní musulmi àkọ́kọ́ tó kọ́ sí ìjírà lọ sí habasha ọfẹ́ ohun sálámà gbaná ṣùgbọ́n ní uhud ó ní ọgbẹ́ ti bá wọ́n rí gbé kúrò ní uhud ọpadà wà kú lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ díẹ̀ tí ó kúrò ní uhud wọ́n sí sàmjọ́dà gbà ní ìgbà tí ẹ̀ sẹ́sẹ̀ bí ánbí sàrásálám ṣùgbọ́n ọ̀yọ̀ tó fún sàrásálám náà kò ju ọjọ́ mẹ́ta lọ ṣùgbọ́n ibáṣẹ́ ọjọ́ mẹ́ta náà ló fọ́rọ̀ sàrásálám lọ́yán ọmọ kàtí ń gbérọ́ tẹ́ ń pè ní masiru lábánú ọmọ náà ló fi tọ́jọ́ sàrásálám ó tún fún pé ìyàwó rẹ̀ ti dìyàwó mi tó tún wá gbé ọmọ àbúsálámà tí wọ́n tọ́jú rẹ̀ lé mi ọmọ ń gẹ ọmọ ìyá mi níbi ìfúnnilọ́yàn gan ni àbúsálámá nínú ọmọ rẹ̀ ó tún jẹ́ sí mi gan pápá ọwá di nǹkan méjì ṣúgbà ìtumọ̀ kankan náà ni ẹni tí ebi bá pa sùn tí ó tó wá ní tí ó jẹ́njọ́ kejì wọ́n ni káánà náàmà aláhúbàtín awàláhíbàtín kò sún rẹ̀ kò ìtumẹ̀ ní wípé ohun orí orí kankan lálìkẹ̀ àmà ìyàlò sáàjẹ́ ń dodo ojúmá ṣùgbọ́n kankan tó nǹkan rí ni wípé wọ́n yọ̀ ń dáa fóun kó wọ́n máa mú omi àmúsẹ̀mí láti bí ìka àwìn bí ìtaákí ṣùwáíbà nítorí wípé mọ̀bọ́kùn lọ́rùn ṣùwáíbà mo sì jò fún ànàbí lọ́yàn wọ́n wá ní àhán ibi àwọn bọ́ gangan rẹ̀ tó bá lè jẹ́ pé kéfèrè àfá àwàsà yóò pé ọlọ́mbà foríjíwà foríjí àwọn náà wọ́n sọ́rọ̀ ibn hajjar náà sọ́rọ̀ wípé wà ǹkan ní ìtìfàl bí ẹ sì bẹ̀rẹ̀ náà bí ó sàrásánám kéèyàn ọmọ sọjọ́ bí ànàbí wà ǹkan na bìdí à bó ti ẹ̀jẹ̀ pé àdàdà ni wàlá ìbẹ̀rẹ̀ sọ́nù àwọn fà ń dáapọ̀ tó jẹ́ wípé ẹnìkankọ ọ̀dẹ̀wò náà sàbí àtẹ̀tọ́wálẹ́yìn àtẹ̀tọ́wátọ́lẹ́yìn wọn minal kùrúnì àsàlátàl mọ̀fàbọ́lá kọrùn mẹ́tẹ̀ẹ̀ta tansasam tọ́dọ̀mà náà dáadáa síbẹ̀ tọ́pọ̀ ààrẹ ni tọ́dẹ̀wò náà wọn ṣùgbọ́n tí wọ́n bá worun tí rúwà ìsọ ìná tọ́bẹ̀ mú odidi kèfèrí tọ́lọ̀ tutorí ẹ̀sá àyàkalẹ̀ tí à nkankan mú láti bí ìka rẹ̀ tó sì jẹ́ pẹ̀lú náà tó wà tó mú kóònù náà àà fàkẹ́ifà bèèrè abúdí alimuwahidi alẹ́dí yún fi kùwà yábùdùlù máa fi wùsàátìhì fi ìṣìyà ìmọ́lìdì sàrásàlám àà ìlà wà júùzìyà bí án yù ta ló ń tọ̀ ẹni tó bá jẹ́ mùsùlùmí tó wá ń kírun fọ́lọ́n tí ó ṣe bọ́ tí ó ṣe kankan tó tó wá gbẹ̀fẹ́ ànàbírù ti fi wá ń se ọjọ́ bí fún ọdọ̀bàlìjẹ̀ náà bukhari lẹ́yìn ƙùrán o náà tó ní tíra tó kọ́ ọ̀rọ̀ sàfilám sínú ṣùgbọ́n a ní tààlìkọ́t tí ìmọ̀ buhari bá alàkọ́ hadithi kí n túnmà rẹ̀ ó jù ọ̀rọ̀ orí mímbàrí lọ àwọn tààlìkọ́t ìmọ̀ buhari dọ̀rí fún bẹ́m̀bẹ̀ illa wa júùzìyà bí an yìí dìkílà ọlọ́sọ̀tara bí fàbìlìhì fi ìjànnáti na'im kò sí tẹ́lẹ̀ ìfẹ́ rọ́dọ̀ ọlọ́run jù kọ́kà ìjànnà lọ straight ta ló ń tọ̀ ẹn tó bá jẹ́ mùsùlùmí tó wá ń kírun fọ́lọ́un tí ó ṣẹbọ tí ó ṣe kankan tó tó wá gbẹ̀fẹ̀ ànàbírù ti fi wá ń ṣe ọjọ́ bí fún ọdọ̀bàlìjàn náà wọ́n ní ibi tán àti rẹ̀rẹ̀ náà káwà dúdé sọ́mọ̀ Bukhari lẹ́yìn Qur'an o náà ṣùgbọ́n a ní tààlìkọ́t tí Imam Bukhari bá alàkọ́ hadithi kí n túnmà rẹ̀ ó jù ọ̀rọ̀ orí mímbàrí lọ àwọn tààlìkọ́t Imam Bukhari dọ̀rí kí ní ìgẹ́gẹ́ àdísì pẹ́ mbí eléyìí tí pẹ́ mbí yá àjẹ́ ọkọ̀ yíò wallahi wallahi sọ Imam Bukhari wa ẹlẹ́tìn àwọn àfáì ìkàtìlí sí nǹkan ọmọ ṣùgbọ́n kí ní ń pè ń tààlíkù lápẹẹrẹ kí àdíìsì kan kọ́ mọ́ fẹsẹ̀ múlẹ̀ dọ̀dọ̀ ànàbí lọ́rọ̀ ṣùgbọ́n kọ́ jí ọ̀rọ̀ tó dáa kí ọ̀wá fi ṣe tọ́píìkì kí o ṣe kí ni o kí o fi ṣe tọ́píìkì ìntàmín nìyẹn amsasalam n tó bá a sọ̀rì rúwà in tó jẹ́ kí wọ́n sàn lẹ́sàn nù àkọ́kọ́ ń rúwà ìrìsàlù ló sí ẹlẹ́ẹ̀kejì ni wípé rúíyà manami ni aláojú oorun ẹ̀sìn wa láíláí kò lè wá látòrí aláojú oorun lọ́dọ̀ ẹni kankan ẹ̀ẹ́sì rí ẹni ti bí náà gbóò se sáà náà nípò lálàrá nàbí gbóò tẹ̀tọ̀ tẹ̀tọ̀ wá bọ́n lójú ayé ni ọba gbásàájú fàtí ilé lọ ẹyọkan rẹ̀ kìí sẹgbẹ́ ọgọ́ta kùrà àwọn èèyàn ń gbà rẹ̀ ẹwà lọ wo ń wọn lónìí